نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه بعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أتبري ọ̀rọ̀ lórí sọ̀dáàkì àbí so ní lánàá so ibi ta ẹ́dì náà ni kí ni ìdájọ́ kí ẹ̀ máa ṣe gòlówù níbi sọ̀dá pé kó wá pọ̀ so a ní pé sunna ni pé kò yẹ kí máhùrù púpọ̀ àbí àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ so kò sí láìfín bí àbí aha so àmọ́ láìfẹ́ ẹ̀kọ́ tó lè wọ́n bẹ́ẹ̀ ni pé bóyá kò ní tètè rí brọ́dà ní àbí àmọ́ ṣára'án kò sí nǹkan tó jẹ́ haram àbí aha so yóò kàn lọ sọ́dọ̀ sísítà mi náà ni sísítà tó fẹ́ gba hundred naira so òun ni la máa fẹ́ ọ ní the private jet tàbí kò sí wàhálà inshallah so ọlọ́run akọ́ àmọ́ ṣe so <laughs> so ní síwáyì ẹjá lọ sí al-mas'alatu ar-rabi'ah lábẹ́ ọ̀rọ̀ báwo la wà náà la báwo sodak hukuks àti bẹ̀hẹ́n so abẹ́sọ̀rọ̀ pa almasala rọ́bíà tó wà lábẹ́ kitabu yìí na wá ní pé àbílábẹ́ báàbù yìí wá ní pé alhukuk azawjiya na na ok now so wá ní pé alhukuk azawjiya that is àwọn rights àwọn marriage rights olùlàfẹ́sọ yìí báyìí tọkọ àti tìyàwó kí ni right ọkọ kí ni right ìyàwó tó tá bá ti marry kí nàkan tó jẹ́ bí right fún àwọn méjèèjì wọn la fẹ́ sọ ní ibi báyìí Inshallah. àwọn ni pé idha waqa aqdun nikah sahihan sọ ni pé tẹ́ẹ̀má ti ṣe aqdun nikah èèyàn wá ṣe ó wá wà valid tàti èyàn ti ṣe àwọn ṣùrútù rẹ̀ bákan náà èyàn ti ṣe àwọn arkanu ẹ̀ náà ó ti wá pé dáadáa wọ́n ti wá parí akudu wọ́n ni pé tàrọ́tàbà àléhì kẹsíìrù mí nàlẹ̀ hukuk so wọ́n ni pé yóò mọ fọ́ sórí rẹ̀ sórí akudu yẹn àwọn hukuk tó pọ̀ àwọn rights tó pọ̀ bẹ́yìn na zaujẹ́ láàrin ọkọ àtìyàwó so ẹ̀ṣẹ̀ wá rí àwọn rights ta ní ìbáyìí àwọn ráìtà ní pé yóò mọ jẹ́ ọ̀ràn fún yàn kí ẹ̀ mọ̀ ṣe tẹ́yìn bá ti padà níyàwó àbí tẹ́yìn bá ti lọ́kọ so àwọn ráìtì yìí ó nídìí kí ẹ̀ mọ nǹkan mẹ́ta nípa rẹ̀ so ká tó tẹ̀síwájú ṣe mú tèmi rahimahullah wọ́n mention kankan nípa àwọn ráìtì yìí tó yìí ká sọ so uh, ṣe mú rahimahullah wọ́n ní pé lábẹ́ àwọn right yìí wọ́n ní pé faladẹ́yìnà salasatu ashiya so bá ṣe mọ̀ ṣe àwọn right yìí wọ́n ní pé nǹkan mẹ́ta ló kó sínú bá right yìí wọ́n ní pé nǹkan mẹ́ta ló ṣe kí ni ló kó ma yajib aláwọ̀kọ́ ni pé àkótọ́ kí ẹ sọ pé ìhùn ní ṣe nǹkan tó jẹ́ ọ̀rẹ́yàn fún nísìbà ọ̀rẹ́yàn ni pé for instance fọ́kọ̀ kó jẹ́ kí ni kó náwó wá ní pé òní ṣe aṣara so wọ́n ni pé that's the first thing kò yẹ kó sọ bẹ́ẹ̀ that's number one number two wàlmùmátọ́lá to be he eléyìí kò sọ pé òní ṣe àmọ́ wá ń ṣe àlùmùmátọ́lá lánàá sọ̀gọ́dọ́ pé àlùmùmátọ́lá kí ló ń pè òun náà ni pé kí ẹ máa dìlé rẹ̀ èèyàn fẹ́ ṣe é pé tó bá dọ̀la màá fún wọn tó bá dọ̀tún la màá fún wọn so yóò mọ ṣe mò máa tọ́là wọ́n ní pé òun náà wù tọ́ kéèyàn kéèyàn ṣe bẹ́ẹ̀ aláwọ̀kọ́ mọ́kọ́ sọ pé ọ̀tẹ̀ níṣẹ́ àtàrà ọkọ̀ ṣe ná tọba sọ pé òní ṣe haram ni kò dáa torí pé òun tí fùfíl àwọn ráìtì yẹn tó wà dé yọ́mùl kìyàmà yóò béèrè fún àwọn ráìtì yẹn àti wà dánà huquq yọ́mùl kìyàmà ilà áhìlẹ́ha yọ́mùl kìyàmà ó ti yọ́mùl kìyàmà àwọn tó ní right tó pé èyàn fún ọ ní right wọn yọ́mù kì yá mọ́mọ̀ bèèrè ó ti yá àbí so mẹ́kẹ́ mọ́ sọ pé èyí ní fún ní right ẹ̀ ìdá ọkọ àbí ìyàwó then number two ẹni kíni kẹ́ mọ́ ṣe alìmọ̀mátọ́là so ìwọ ló ẹkọ fún lówó ọ̀fun àbí ọkọ ní pé lọ dáná so kò sọ pé òní dáná o àmọ́ kẹ́ mọ́ waste time mo ń bọ̀ ẹgbẹ́ tó bá di two lẹ́wọ̀n tó bá ti nígbà tó tún di 2 ah tó bá di 4 so wọ́n ṣe mọ́tọ́lá pẹ̀lú kí ní ẹ̀ kò wá òkè so yíyà mi àwọn ni pé then wàtàkàrò libazihi. nínú àwọn tó pé èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lú àwọn ráìtì ó náà ni pé òkè èèyàn sọ pé èèyàn ní ṣe èèyàn waste time àmọ́ ìgbà tó wá ń ṣe bíi pé ó ń bínú èèyàn ṣe pẹ̀lú joy pé ah èmi lẹ́ẹ̀kí ń ṣe kíní so yíyà mi This nísì báyìí ọkọ̀ ó yẹ kó oúnjẹ run nísì This by by end end of the month tó yẹ kó ra oúnjẹ sílé so wọ́n So sọ fún pé àbúṣẹ̀ ní oúnjẹ ni àbú abú ní kíni oúnjẹ kini so máa rà so ó wá ó sàn bínú ìgbà tó tún ìgbà tun tún lọ sọ́dà tó lọ ra kíní ìgbà tó tún délé òun náà nìyẹn ti rà o òun náà nìyẹn tó bá wù yẹn tún jẹ́ ó ti bá òun náà kọ bẹ́ẹ̀ àbí kọ́kọ́ kó sọ fún ìyàwó pé àbóyá ah, wọnú lé wárí pé á ah, wíbà ìlú àdọ̀ tí ẹ̀dẹ̀ gbálẹ̀ kó wá ń bínú yóò mọ kó mọ léjú sí bí ìwọ̀ olú ẹ̀kọ́ ṣe wáyé tó wọ́n léjú ní ṣìbáyì sókè ẹ̀mọ léjú èèyàn ṣe pẹ̀lú happiness ìwọ̀ olú ẹ̀kọ́ ṣe kíní ẹ̀ àwọn kíní ò kò dáa ṣó yà bí bàbá wa ní pé wà kúlù hádà bùnkátà sọ yín báyìí haram kí kullu hadha muharram wani ta so yi bayi haram ni li anna al huquq yajibu an tuadda li ahliha torí pé rights àwọn èèyàn ó yẹ kẹ́ ma fún wani biduni ay tawakkuf tí ó ní ṣe tawakkuf kankan pé kẹ́ ma delay rẹ̀ ratara ṣùgbọ́n nǹkan ta fẹ́ mention yin bayi tó jẹ́ huquq ta bá ti gbọ́ pé eléyìí ó jẹ́ haku eléyìí jẹ́ haku nǹkan ni pé a ní ṣe almani'u that is ká sọ pé àtìríṣẹ́ ni a ní ṣe kí ni alùmọ́tọ́là ó náà ní kí ni kí ẹ̀mọ̀ dílé rẹ̀ àbí kí ẹ̀mọ̀ ṣe àtàkárò bí bàtílìhì láti kí ẹ̀mọ̀ ṣe pẹ̀lú pé mú ń bínú láti ṣe bí kí wọ́n fọ́sẹ̀ láti ṣe kíní ẹ̀ so ní àbí náà so wọ́n ní pé awalan hukuku zauja so wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kíní àwọn ráìtì ìyàwó so inú àwọn afá tí wọ́n sọ pé àwọn afá wọn bẹ̀rẹ̀ pẹ̀lú ráìtì ìyàwó torí àwọn hikma kan nínú ẹ̀wọ̀n náà ni pé a ráìtì ìyàwó ó kéré sí ráìtì ọkọ so yàbí a padà débẹ̀ ṣọ́ta àlà pé ráìtì ìyàwó lóòtọ́ ìyàwó náà ni ráìtì but bin nasil Qur'an wàbí nasil sunna wàbí akli kadhalik a mọ̀ rí pé right ọkọ ó pọ̀jù ti ìyàwó lọ so ọlọ́run ni pé walirrijali alayhinna daraja so àwọn ọkùnrin wọ́n ṣe kí ni wọ́n tún ní daraja níbi right àwọn right zaujiya compare sí àwọn ìyàwó àti àwọn dáadé sí sáwọn fàtí mọ́ ṣe tẹ̀kídìmù hukuk azauja àwọn ni pé lè zauja ala zawjiha hukukun amaliyatun so wọ́n ní pé azawja ó ní right lórí ọkọ rẹ̀ bí kí ni àwọn right maliya that is financial rights. torí pé ọkọ ní òun lẹ́kọ́ ma kìí kíni òun lẹ́kọ́ ma ṣe náfàkọ̀ kó mọ spending ọlọ́sọ̀dí koran pé lè yóò fi gbò sáàtín min sáàtẹ̀ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ So that amru ó pàlọ́ sọ́rọ̀ àwọn tani àwọn ọkùnrin lè yóò fi dùn sáàtì mi sáàtì. Náà so bí kí ni wọ́n ní pé ka sọ̀dáàk bí kó san maharu wà náfàkọ̀ àbí ká máa ṣe normal spending ní ilé wà hukukun ma'anawiyya then nínú àwọn right tí ìyàwó ní lórí ọkọ onáníkí ni àwọn right ma'anawi àwọn ilé wọ́n wà abstract kìí sówó nǹkan mí ni ó tí àbí so a ní ti owó àdẹ̀ ní ti máàláwé àti èlé kìí sówó wọ́n pé ayé gọ́ìrì máa díyá èyí tẹ́ ìpé kìí sówó ní hukuk yìí bí kí ni kàlà àdì bí kẹ́ mọ́ bá lúpẹ̀lú kí ni pẹ̀lú dédé ọ̀nà hakùlù náà pé ájú kìí se hakùn máàlì àbí but hakùlù náà hakùn máàláwé ni àbí wà sáà nílẹ̀ ìṣrọ̀ àbí kí ẹ mọ bá gbé dáadáa so kí ẹ mọ live pẹ̀lú rẹ̀ honorably so yẹ́ àbí wọ́n wá ní pé wà tó ìbìlì mu'amala that is tẹ́ẹ̀ bá fẹ́ ṣe mu'amala pẹ̀lú rẹ̀ tẹ́ẹ̀ bá fẹ́ ṣe dealings pẹ̀lú rẹ̀ kó jẹ́ good dealings wọ́n wá ní pé wà tafsilu dhalik ala so wọ́n fẹ́ ṣe tafsilu nǹkan sọ yín báyìí but a ti mọ̀ pé ìgbà mi mọ́ jẹ́ hukukun maliya ìgbà mi mọ́ jẹ́ kí ni hukukun ma'anawiya so a fẹ́ ṣe tẹ̀fsí ní ṣìbáyì aláwọ̀kọ́ ní pé nínú ráìtì ìyàwó wọ́n ní kí ni almaharu so náà lásọ ní last time àwọn ni pé wà húwà hakùn lè zaujẹ́tí àlàzaují ha so wọ́n ni pé hakùn ló jẹ́ tọ́wá ti ṣe tàmáàmù akìdìbáyì àrí tọ́wá ti parí akìdìbáyì ó ti jẹ́ wájúbù fún ọkọ̀ kójú kí ni kó fún ìyàwó ní maharu ìdà tààjílan àwòtààjílà àbí ìdàgbé pé a fún lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí àbí àpàdà mọ́ fún un àmọ́ tààjílá nìyẹn kò gbúdọ̀ ní gọ́rọ́rù àbí so tààjí nìyẹn náà ó yẹ ká ní pé òkè àbí gọ́rọ́rù tí ó mọ̀ fa jahala fa iṣà bí aha so bọ̀ tí bá ní pé máa fún ọ ní next year ní muharram ẹ̀wọ̀n pé òun náà ní jahala bí bọ̀ jahala yẹn kìí ṣe jahala tún fa iṣà àmọ́ tí bá ní pé máa fún ọ ní ọdún kan náà máa fún ọdún kan náà ní mọ̀ wọlé ọdún kan so ó ti di kí ni jahala tún fa iṣà so yẹn wọlé gẹ́gẹ́ bá ṣe kà ó ti yàrí so yóò fún ní mahru wọ́n ní pé ó jẹ́ hakun lè zauja ala zaujiha ní qawlihi ta'ala tó ní gbónúwà ńlá tọ́wọ́ ní pé wà á tó nìsá àsọdùkọ ti hinna níhla ẹjẹ́ kí ni ẹ fún àwọn obìnrin kí ni ní mahru wọn ẹ fún àwọn obìnrin kí ni ní mahru wọn wà ghayru dhalika min al-adillati allati sabaqa dhikruha àti àwọn nǹkan mítà ti sọ tẹ́lẹ̀ nínú àwọn ẹ̀rí tó tọ́ka sí pé ah mahru ó jẹ́ right nínú àwọn hukuku maliya ìyẹn tí yàrí then number two nínú àwọn right ìyàwó lórí ọkọ ó náà ní kí ni wọ́n ní pé annafakọ́tù walikiswatu wasukna so general spending yóò mọ̀ jẹ́ right fún ìyàwó lórí ọkọ alkiswa kó wọṣọ kí ẹ̀ wọ aṣọ òun náà ó wà lára right ìyàwó wasukna shelter ibi tí ó mọ̀ gbé ibi tí ó mọ̀ gbé ó jẹ́ kí ni ó jẹ́ right ìyàwó lórí ọkọ so yà bí ọwá ní pé fàyẹ́jìbò ala zawj tahsiluha lil mar'a wọ́n ní pé ọ̀ranyàn ni àwọn kìíní jẹ́ fún ọkọ kó provide àwọn kata sọ ní ìbáyìí yóò mọ̀ provide general spending yóò mọ̀ provide aṣọ tí ó wọ̀ yóò mọ̀ provide ibi tí ó mọ̀ gbé náà so kìí ṣe ẹranko wà fáǹsì kó ṣáà ti mú àwọn basic needs wá ó ti yàbí kó àìjọ bẹ́ aṣọ ẹ̀kan méjì náà lórí rà dáìbì nǹkan tó rí náà ni alhamdulillah tí kọ́ náà ni pé wà máa kó so nǹkan tó lọ́n fún náà so tó bá ṣe so àì pé nǹkan tó lè ṣe náà nìyẹn kò dẹ̀ tí ṣe nǹkan tó jẹ́ haram àmọ́ ìyẹn tó pé wá ń ná owó pé kò lówó lọ́wọ́ ilé wa kò wá òkè ó ti yàrí ìwọ́n tó pé ọjẹ́ ẹ̀zù sáà ìwọ́n tó pé olówó ọwọ́ araṣọ ẹ̀yọ̀kan méjì fún ìyàwó kò wá òkè àbí ìwọ́n tó pé olówó normally ọní capability láti ra àwọn oúnjẹ tó wà òkè ọ̀n ra gàrí ọ̀n ra ọ̀kàbàbà àti àwọn kan tó pé wà òkè fún irú lẹ́fù yìí ẹmọ̀gbọ́ kéèké bóyá kò wà òkè bọ̀ fún lẹ́fù yìí kò wà òkè ó ti yàrí náà so gẹ́gẹ́ bí mọ́mọ̀ sáà ṣe ṣàlàyé ní tafsir wọn na ọwá ní pé dìkọ́wùlì ta'ala tó ní gbọ́lọ́wọ́ Allah subhanahu ta'ala tó ní pé wàlìwàlìdátú yurdi'na awladahunna hawlaini kamilain pé àwọn wàlìdát àwọn ìyá wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ ṣe rọ̀dọ̀ wọ́n mọ̀ breastfeed àwọn ọmọ wọn pẹ̀lú kí ni fún ọdún méjì gbáko liman arọ́dà and yutimma rọ̀dọ́à fún èyàn tó wáyé pé ó complete rọ̀dọ́à ni so meaning that èyàn to, bá ṣe before two years kò sí láìfí mẹ́ inshallah ó ti yé so as long as pé èyàn rí pé ó ti tó but táyé pé ó kọ́dún méjì náà ó wà òkè náà inshallah ó ti yé àbí wọ́n ni pé wàhálà tó kàtàmìlò bẹ̀ gánà ní ọ̀nà ilé wọ́n ni pé wàhálà al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́ni pé ṣẹwárí alìmọ̀lúdùlá òun náà ni bàbá èyàn tán bímọ fún ó ti bá wọ́n ní pé ó jẹ́ ọ̀ranyàn fún kó ṣe kí ni riskuhunna kó mọ fún ọ ní spending kó mọ fún ọ lówó wákí ni wákí suwatuhunna tí kí ni kó mọ fún ọ láṣọwọ̀ náà so yóò ma'aruf ti orúfù ti ṣẹ̀ríà àti ti orúfù àádánà méjì ló wọlé mẹ́ orúfù ṣẹ̀ríà àti kíni àti orúfù al'ada ó ti yé náà ọwá ní pé wàlìkọ́rì tààlà níbòmínà náà tún ní pé yẹ̀yìn àwọn evidence tó tọ́ka sí pé ọkùnrin ẹkùn mọ̀ ṣe náfàkọ́ alikisu àti asukuna ọ̀nà ni pé ọlọ́ni pé àrìjálù kọwàmúnà alẹ́ nìṣàbí máa fàdọ́lọ́lọ́hù bá àdọ́hùn alábáàdì wọ̀bìmá anfakomin amuwalihim so ọlọ́run ni pé àwọn ọkùnrin àwọn ni kọwàá àwọn ni maintenance àwọn tó pé wọ́n mọ́ ń tẹ́kẹ̀ àwọn obìnrin in all aspects pẹ̀lú kí ni pẹ̀lú nǹkan tó ti ṣe tẹ̀fìdìlù fún wọn dàtí ọlọ́run fún àwọn ọkùnrin ní àwọn inú kan tó ṣe pé kò sí lára obìnrin so àwọn qualities yìí òun náà ni ọkùnrin yóò mọ̀ láti mọ̀ ṣe kọ̀wá lórí obìnrin for instance naturally a man ó mọ́ wà stronger ju àwọn obìnrin lọ so that strongness tó wà lára rẹ̀ àti àwọn nǹkan míì yóò mọ̀ láti fi protect obìnrin iná àwọn nǹkan tí ọkùnrin yóò mọ̀ fi ṣe kọ̀wá fún obìnrin òun náà ní pé ọlọ́ni pọ̀ bímọ anfakú mi àmùwàlìhìn wọ́n mọ̀ náwó náà iná nǹkan ta fi protect obìnrin ta fi manage obìnrin náà ní kí ni owó tọ́lọ̀ fún yẹn náà ó ti yàbí ilé náà wà lá evidence tọ́ka sí pé ọkùnrin ló máa ń ṣe ànáfàkọ̀ àwọn ní pé wà lè sọ àdíkò níbi àwọn evidence ti quran so kí wá ní àwọn ẹ̀rí ti sunna náà tó ń tọ́ka sí pé àwọn ọkùnrin ló yẹ kí ṣe náfàkọ̀ not the other way round not the other way round so kò dàbí àwọn kí wọ́n pe western communities tó yẹ pé lọ́dọ̀ wọn tá bá ti fẹ́yàwó ìgbẹ́rọ́kù ni pé what would you bring to the table gadoko nìyẹn se se òun ló kan table ni ṣe bí ìwọ̀lọ́ ẹ̀kọ́ kan table yẹn nígbàtọ̀ wá kan ṣe bí ìwọ̀lọ́ ẹ̀kọ́ fi nǹkan sórí table yẹn kí ló kan obìnrin pẹ̀lú table kí ló kan kú sí kàdókà pẹ̀lú table yẹn náà ìwọ̀lọ́ ni table ìwọ̀lọ́ ẹ̀kọ́ nǹkan sórí table yẹn náà so kò sí nǹkan tó kan obìnrin pẹ̀lú pé fẹ́ tó bá ṣe willingly kódà ó yẹ kẹ́ ẹ̀ tún dúpẹ́ yóò ṣe bẹ́ẹ̀ ó ti yàbí bókẹ́ ẹ̀ wá sọ pé forcefully pé ẹ̀kọ́ náwó ó yẹ ah, yóò mọ bínú pé kò náwà ah, ṣé ọ̀ rí pé nǹkan nǹkan ò sí ní ọwà náà kankan pé kọ́ bínú ó ti yàbí torí pé that thing ó wà lórí ọkọ kìí sí lórí ìyàwó àwọn ni pé dẹ́kọ́lá gọ́wà làǹkó tó mọ́ ń bí respect náà fọ́kùnrin ẹ̀rọ kò bí tó yẹ pé òun ló tẹ́yìn bára ráìsì ó rẹwà tẹ́yìn gàrí ó ra ṣẹ̀mú aṣáwà pín báyìí nígbàtà wá ṣe tán èèyàn ọdún pé ọyá lọ dáná yóò wà ṣe bí àjò dáná náà ni ṣe bí àjò ọ̀rá náà ni àbí àjò dáná náà ni ẹni àbí kẹ́yìn fọ́bọ́ kémi dáná kò lè yá dáadáa ó ti rí báhùn so bọ̀tá pé ọkùnrin òun ló ra gbogbo ẹ̀ wọn bí da kó sọ pé kó sọ pé kí n lọ fọ́bọ́ ah fọ́bọ́ ti báwo ṣé wọ́n lọ rà á ni tó tí bá wọn so àwọn kí náà mọ́ ń bídò respect fún ọkùnrin ó tí àbí náà àwọn ni pé wàlì hadithi hakim bin muawiya al-kushairi al-kushairi an abihi radiyallahu an qol qultu ya rasulallah ma haqqu az ma haqqu az so uh, muawiya tó jẹ́ bàbá fún hakim bin muawiya so hakim bin muawiya yìí so e, nǹkan tó hànà ni pé tàbí ló jẹ́ ó jẹ́ ọmọ sọ̀hábà muawiya so yídà kó jẹ́ pé muawiya bin hakam àbí muawiya bin haida àmọ́ kìí ṣe muawiya bin abi sufyan nǹkan tó súnmọ́ ni pé muawiya bin haida ni nǹkan tó súnmọ́ ni ó ti yàbí so muawiya bin haida most likely òun náà ni àbí muawiya bin hakama sulami ìdá àwọn méjì yìí tí mo sọ yìí inṣàlá ó ní pé kúlùtù ya rasulallah so mo sọ fún òdíṣàlá pé ma haku zauja kí ni haku ìyàwó lórí ọkọ fakọl àníbà dáhùn pé an tuti'imaha idha tu'imta so tí wọ́n bá ti jẹun kó na kó ṣe kíni kó na kó jẹun so kí ló túmọ̀ báyẹn tọ́ bá jẹun náà ní jẹun àbí ara yóò jẹun náà ni ó ti bá yóò jẹun náà ni <laughs> so kódà bá ìpè ò jẹun yóò jẹun náà ni inṣàlá kí ẹ̀wọ́n wá bí ó ṣe jẹun kí ẹ̀wọ́n wá bí ó ṣe jẹun ẹ̀dákun kò sí oúnjẹ ńlé ọwá jókòó sílé ọwá bí àbú pé àbú oúnjẹ tájẹ̀ láwọn kan ṣé àjọ síbí àjọ jíròrò ìbẹ́jì ìdí ìbàjọ sọ́nà ní pé kò só jẹ tó wá bí pé ṣe kìí àbú ẹ̀ lọ oúnjẹ náà ni ó ti yàbí yóò lọ oúnjẹ náà ni ìyẹn fi ń jọ́kù ni ó ti yé so àǹtù tí ìmá ha kọ́jẹ́ kí ni kọ́jẹ́ kó jẹun ìdátọ̀ ìmta tó ti jẹun fèsì píntì tẹ́ pé àwọn ọkùnrin ní so wọ́n lọ sí Chicken Republic ó ti bá bí kan lọ sí ibìkan táǹkì ẹ̀ bá bí the place àbí kí náà pè bẹ̀rẹ̀ náà ó ṣàlọ́sí àwọn ibi tó wà àbí ìyá Yusuf tó ṣe bá wọn yóò ti wá jẹun bá mú tó wá jẹun tán ó wá ara gàrí dání wá gbé lọlé wáyé pé aṣọ́ ah, ti jẹun lónìí báyìí ní ti jẹun lọ́mù so yóò mọ̀ sí wípé òun ti jẹun mú again lẹ́yìn ìgbà tó ti jẹun ta ó tún bá ìyàwó mú gàrí lé kò wá ẹ́ <laughs> eh? <laughs> eh, <laughs> so kò da kò wá òkè tọ́ ọba ti jẹ nǹkan kóònà kò jẹ́ kọ́ àwọn àfáà ní pé nǹkan tọ́ ọba ti jẹ ló yẹ kóònà jẹ àfáà mi sọ pé nǹkan tọ́ ọba ti jẹ ló yẹ kóònà kò jẹ táyé pé ó nífẹ̀ẹ́ kí ni so ọ ní pé wà á ń tẹ̀sùwà ha ìdàkàtàṣẹ́ ìta tí wọ́n bá wọṣọ jẹ́kọ̀ọ́ kí ni kóònà kò wọṣọ tọ́ ọba ti wọṣọ jẹ́kọ̀ọ́ kí ni kóònà kò wọṣọ so bíá last year nígbà tẹ fẹ́ eid ìwọ ra kan ìyẹn ra jìlìbáàbù fún wà tó folo following another ramadan ẹ tún fẹ́ ṣe eid ọwá lọ ra ọlọ́wọ́ kìí bẹ́ ra jàlábíà kan ó wá bẹ́ pé àbú ṣé ìmìnà ìnira ni a ní pé èyí tí ó tààrà o si ó sì tuntun náà lọ lọ lọ fọ́ ọkọ <laughs> so yóò ṣe dáadáa mọ́ fi sáti sídé mọ́ fi sáti dé bọ̀ sáàṣì yóò ṣe dáadáa inshallah kò wá ókè bọ̀ tábí ìwò lówó ní ìyẹn dẹ̀ mọ́ pé ìyẹn ní jàbí àyẹn ìyẹn lè ṣe inshallah ó ti bá wọn bọ̀ tábí ìyẹn lówó kí ẹ̀ ń ṣe ó ti bá wọn and most of the time bá ti lówó àwọn ìmọ̀ pé ìyẹn lówó tí wọ́n ní mọ̀ ní ọmọ wọn ní máa iye tó wọn yóò àkáṣì ni pé ó kini, ní kí ni aleikum lahunna ó jẹ́ ó jẹ́ ọ̀rọ̀ yẹn fún yín àbí lórí yín fún àwọn obìnrin kí ni riskuhunna kẹ́ẹ̀mọ́ spẹ́ni fún wọn kẹ́ẹ̀mọ́ fún wọn lówó tẹ́ẹ̀ bá ti ní wakiswatuhunna bákan náà kẹ́ẹ̀ ṣe kí ni kẹ́ẹ̀ jẹ́ kí mọ wọṣọ náà bil ma'ruf pẹ̀lú kàtà àmọ́ ní aládàwà àti ibi ṣẹ̀ríà náà ó ti dàbí then ina àwọn kan tó jẹ́ right fún so àti kó níbi àwọn hukuk almaniya ẹjá wo ìkan nínú àwọn hukuk almanawiya oná ní kíni wọ́n ní pé ìfáàfù zaujati biljima nínú àwọn ráìtì ìyàwó lórí ọkọ oná ní kíni kí ẹ ń ṣe ìfáàfù rẹ̀ kí ẹ ń gáàdì tẹ́sítì obìnrin pẹ̀lú kíni pẹ̀lú pé kí ẹ mọ̀ súnmọ̀ aljima mùrọ́àtàn lè hakiha so kẹ́ẹ̀mọ́ kẹ́ẹ̀mọ́ wo haku rẹ̀ wa maslahatiha àti maslaha obìnrin yìí fi nìká níbi ọ̀rọ̀ nìká wà dáfàán lè fitna anha àti pé kẹ́ẹ̀mọ́ kẹ́ẹ̀tà ti rìpẹ́lì fitna fún obìnrin torí pé tẹ́ẹ̀mọ́ bá ti ṣe jìmáà fún fitna lè ó lè débá lápàtàkùlá woman kó lọ ṣe sinata ó ti àbí sókè ẹ̀ ń wà wọn kíní lè rùmúmi kọ́ọ̀lì tààlà torí gbólóhùn àlá tó ní pé fàìdà tàtọ̀ harna tí àwọn obìnrin tó bá ti ṣe gúúsùlù lẹ́gbà tó bá ti ṣe haidu tán tó bá ti ṣe gúúsùlù wọ́n ti kọ́ ṣe haidu tẹ́lẹ̀ tó wá parí haidu wọ́n níbo nìyẹn nisaukum harfun lakum fa'tu harfakum anna shi'tum so harfu ọ̀rọ̀ ní kí ni mawdi'ul jima' ay faruju rẹ̀ so kẹ́ mẹ́sọ̀ pé nǹkan tẹ́ bá fẹ́ ṣe kò gbọdọ̀ kọjá faruju rẹ̀ ó ti yàbí naam even though uh, okay ẹ̀dọ́kọ̀ sí ṣọ́ ta'ala so wọ́n ni pé wa qawli ta'ala dẹ́yìn àwọn nǹkan tó ń tọ́ka sí pé ó yẹ kí ẹ̀mọ̀ ṣe ìfáàfò obìnrin pẹ̀lú aljima ọlọ́ni pé nisaukum haruthun lakum so fa'tu haruthakum anna shi'tum so haruthu even though àwọn fáàmì lóòtọ́ wọ́n sọ pé maudi aljima ni haruthu so but ó lè ó lè go beyond the maudi aljima ó lè go beyond the alfarj as long as pé kìí ṣe dúbòrò kìí ṣe ibi tí kìí ṣe yàní the second part tí eh, eh, tẹ́pẹ́ alkhọ́lì ma ṣẹ̀bílẹ̀ mọ́ jáde ó tẹ́ báwọn so kìí ṣe dúbòrò náà then inú àwọn evidence ọ̀nà ni pé wàlíkọ́wùlì ta'ala àbí wàlíkọ́wùlì sallallahu alaihi wasallam wà fi búdó àhàdíkùn sọ̀dàkọ́tùn yàní aljimaa so tẹ́ bá ṣe jimaa pẹ̀lú àwọn wáìfù yìí alẹ́bìnrin kí ni ó jẹ́ sọ́dákọ̀ ó ti yàbí so ní ṣìgbà àwọn afáàmọ́ sọ̀rọ̀ kan wọ́n ní pé kí wá ní hadu kí ni hadu alwujub ṣe ojoojúmọ́ ni ni wujub ni àbí two days a week àbí once a week àbí báwo ni so yàbí so àfáà ni pé àfáàmì ni pé èyí tó jẹ́ wujub ń bẹ̀ òun náà ni once every four months <laughs> once every kini so yóò mọ̀ jẹ́ kini four times a year àwọn afáàmì sọ bẹ́ẹ̀ àsọpẹ́ àsọpẹ́ òun correct àsọpẹ́ àníkà àwọn afáàmì sọ bẹ́ẹ̀ oh three times ló máa jẹ́ báyà bí so three times ẹ sọ four oh yẹ bẹ́ẹ̀ ni yóò mọ̀ jẹ́ three times in a year ó ti bá wọn àsọ oh, pé lẹ́yìn three times ẹ̀ mọ̀ ṣe mọ̀ ìkádà sọ ni pé nǹkan tó jẹ́ wájibù bẹ́ẹ̀ àfá mi sọ bẹ́ẹ̀ ó ti bá ń so àwọn mi ní pé ara nǹkan tá fi wọn náà ní kí ni orúfù náà láfi wọn ó ti bá orúfù láfi kí ni o láfi wọn so náà ni Ibn Taymiyyah ṣe tẹ̀rẹ̀ jíkọ rẹ̀ pé òun náà ní correct inshallah so ọ̀rọ̀ ẹgbùn ìfẹ́ ma kàyìn bẹ̀rẹ̀ so ogun so but kò lásọ̀ ìdí pé kí ni orúfù òun láfi wọn ó ti yé ó tó á wọ́ọ̀sì jù òun náà ní ìta sọ lẹ́ẹ̀mẹ́ta every year ó ti bá ọmọ gbogbo ẹ̀ náà padà sí kíni so ó padà sí agreement láàrin ati àti àtìyàwó well agreement ti báwo náà <laughs> tọkọ bá ní pé òun fẹ́ ṣe so ó ti bá but of course ìyẹn mọ̀ wo obìnrin náà pé ṣé kò ní àfẹ́tẹ̀ bẹ́yà health wise and some other kíní tó tẹ́ ẹ̀bọ́tá ìgbẹ́ àwọn kíní ò sí ń bẹ̀ so kò ní ní pé ọkọ ah, wá ní pé ara pé báyìí lónìí ìfẹ́ ṣe lónìí ìkòrí sọ́bẹ̀ ó lè ó lè sọ pé nǹkan kan ló fà kó mú a good excuse wa wọ́n tó bá ti ṣe any good excuse so haram go sọ pe òun ní ṣe so bí táwọn pe pé kí ẹ̀ ń ṣe ìfáfù zauja biljima ó wà lára ráìtì ìyàwó so yóò wà sádìní kí àwọn àgbọ́ pé ọkọ ó ṣe hajjúrú ìyàwó tí ó mú any specific reason wa tó wà mu'tabar shar'an kò mú wá kò mú àwọn kìíní ẹ̀wà ó kàn ó kàn sọ pé òun sí náà ni ó wá ń lọ 3 months 4 months 5 months kò sí kankan kò dẹ̀ sọ anything báyìí kò wá ókè ṣe nǹkan báyìí ó wọ́n ṣe kí ni ó lè ba marriage jẹ́ kódà àwọn fáàmì sọ pé torí torí kí nẹ́ẹ̀gá ó lè sọ pé òun kò ṣe marriage mọ́ that is that particular woman pé ìṣe mọ́ ó ti rà mí so then number three nínú àwọn right ìyàwó wọ́n ni pé husnu ha number four àbí so husnu mu'asharatiha wa mu'amalatiha bil ma'ruf so wọ́n ní pé kí ẹ ma live pẹ̀lú rẹ̀ dẹ̀ kí ẹ ma bá deal pẹ̀lú kíni pẹ̀lú ma'ruf nǹkan tó wà òkè nǹkan ta pé pé òun ló wà òkè níbi adawa àti níbi ṣẹ̀ríà so lè kọ́ọ̀lì tààlà tó ní gbọ́lọ́wọ́ Allah tọ́wọ́ ní pé wa ashiruhunna bil ma'ruf so ẹ live pẹ̀lú àwọn obìnrin pẹ̀lú pẹ̀lú ma'aruf honorably nǹkan tó ń pé àtàmà ní ṣẹ̀rí àti níbi rúfuwa ọ wá ní pé fayakunu hasan al-khuluk so nǹkan tí ó mọ̀ ṣe ní pé kí ni yóò mọ̀ níwà dáadáa pẹ̀lú obìnrin náà máa zawjatihi rafiqan laha so yóò mọ̀ ní rifku yóò wà soft pẹ̀lú kí ni obìnrin náà sabiran ala ma yasturu minha yóò ṣe kí ni yóò mọ̀ ní sọ́búrù yóò mọ̀ ní sùúrù tàbá ní pé yẹn ní sùúrù kò túmọ̀ pé kò ní correct ìyàtọ̀ wà láàrin pé kí ẹ ní sùúrù àti pé kí ẹ sí kíni kí ẹ kọ̀rẹ́tì kan tó bá ṣe a máa kọ̀rẹ́tì rẹ̀ a máa ma ní sùúrù kò tí yẹn ẹ̀ tí kẹ́ ti dífẹ́sẹ̀ láàrin pé kí ẹ ní sùúrù àti kí ẹ kọ̀rẹ́tì kankan ìyàtọ̀ wà láàrin méjì tó bá ṣe nǹkan tí wà òkè yóò kọ̀rẹ́tì rẹ̀ àmọ́ ẹ̀ ma ní sùúrù ṣùkọ́ ẹ̀ máa ń lò yẹn láti fi mọ̀ wà háṣìṣì bọ̀yẹ́ ma kọ̀rẹ́tì nǹkan tó ṣe yìí wà òkè wọ́n sọ pé wọ́n ṣe máa dáhùn lóṣùmọ́ ṣe náà nìyẹn ẹ máa fi rẹ̀ rárá ọkẹ́ máa ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe máa ṣe náà nìyẹn kí ẹ máa sọ bẹ́ẹ̀ kí ẹ ń kọ̀rẹ́tì ní ẹ pé nǹkan tó ṣe yóò wà ókè mọ́ ṣe má mi ìbínú àmọ́ mọ́ ṣe má ó ti yàbí and the point ni pé tí a bá sọ pé mọ́ ṣe mọ́ lónìí tó bá dọ̀la yóò ṣe ṣe báwọn obìnrin ni so kọ́pù yìí mọ́ fi sí ibà yìí ẹmọ́bìnrin obìnrin yìí fi síbẹ̀ tó bá tún dọ̀la yóò fi síbẹ̀ àwọn obìnrin Allah musta'an àwọn ni pé naam muhsinan bi muhsinan de dhanni biha baka na ko je kini ko ma ni good thoughts nípa ìyàwó ya okay in ti mari to nǹkan tó ṣe yín báyìí mo ní be ko wa okay àmọ́ bóyá ke ma fún ni excuse ó ti abi so on ní pé call Ànábì ní pé khairukum to the best of you ran kini khairukum li ahli àwọn te ko wọ́n ṣe dáadáa sí family wọn ahlu ni báyìí bi ma na kini zauja ó ti abi so ní báyìí ìwé mùsùlùmí mi sọ̀rọ̀ kan tí mo rí pé ó wà important kí káwé sí bẹ́ẹ̀ ṣe máa ń lift pẹ̀lú àwọn obìnrin ó rán ni pé ó ní pé so ma'lam ìwọ ọkùnrin lọ́mọ ìwọ tó anna mu'amalataka li zawjatika yajibu an tuqaddir ka anna rajulan zawjan libnatik so ó ní pé lọ́mọ pé tó bá fẹ́ máa lift pẹ̀lú àwọn obìnrin Ma assume pe another man ló wà pẹ̀lú omo rẹ tó jóbìnrin náà ó tí é bá so ma assume pe ah this particular man tí mo fẹ́ yín báyìí kí assume pé ó jẹ́ ọmọ mi kí wá pé ìmú wá jẹ́ another man bàbá ní pé kéífà yóò àmì lò hà bóò ni ó ṣe bá lò tẹ́ bá lọ́mọ bóò lọ́ ṣe fẹ́ kí kẹ́lómi kó bá ọmọ lò tọ́ bá lọ́mọbìnrin wọ́n ní pé fàhàlítàrúdọ̀ ayu amilaha bil jafa wal qaswa ṣe ọ fẹ́ kí another man kó mọ live pẹ̀lú ọmọ rẹ pelu, kini pelu, harshness àti kíni àti kí ẹ le lè Baba ni ní pé aljawab la rárá o ọ nífẹ́ kó kó níbẹ̀ idan la tardo an bint tardọ antuamal bintu nas bima la tardo an tardọ antuamal bihi ibnatuk so for that reason so mama yonu sí pé kọ́ mọ live pẹ̀lú àwọn ọmọ àwọn èèyàn ìní tó ṣe pé ọ̀ nífẹ́ kan live that same way pẹ̀lú ọmọ rẹ̀ náà mọ́ ṣe bẹ́ẹ̀ àwọn ni pé àwàháàdìhì kọ̀ ìdàtún yẹ́mbàgì àyà ha kúlù ìṣàn kọ́ìdà tààtà sọ yín báyìí wọ́n ni pé ó yẹ kí everybody kọ́ mọ kọ́ìdà yìí and kọ́ìdà yìí ó wá láti láti hadith ni kíni àlàyúmin àhàdókún hátà yuhibbalẹ̀ àkíhí má yuhibbalẹ̀ nafsi nǹkan tó bá ti fẹ́ náà ní kọ́ fún ara nínú kan tó fẹ́ fúnra mékì ni tẹ́yìn kan bá fẹ́ lè pẹ̀lú ọmọ rẹ̀ kó ṣe dáadáa ìwọ náà ṣe bẹ́ẹ̀ ó ti yàbí so núkútọ̀ yóò ó yẹ kí ká take note dáadáa inshallah then nínú àwọn ráìtì ìyàwó wọ́n ní pé alaadlu bẹ́yìnà nìsa ìhí fìlìmẹ̀bí ti wà náfàkọ̀ lèmànkánà láhú aksaru wọ́n ní pé nínú àwọn right ìyàwó òun náà ni pé kí ẹ̀ ń ṣe déédéé láàrin àwọn ìyàwó filmabit níbi pé kí ẹ̀ máa sùn tí that is kí ẹ̀ máa sùn ní the same room pẹ̀lú rẹ̀ àṣọ̀rọ̀npa jimá ní síbáyì kí ẹ̀ máa wà pẹ̀lú rẹ̀ lálẹ́ ó ti àbí kí ẹ̀ máa wà pẹ̀lú rẹ̀ lálẹ́ ó wà lára right rẹ̀ naam wa nafakọ àti kíni àti spending ànafakọ tó lọ́wọ́ àjíbà àti spending so kódà gama bí ti ẹ̀gá wọn àfáàmì ni pé ó yẹ kó jẹ́ ó kéré jù ó kéré jù once every four days kẹ́ ẹ̀ máa sùn in the same room ó kéré jù once every four days ó ti yàbí ó kéré jù nìyẹn once every four days ló yẹ kó jẹ́ ni àwọn àfáà sọ bọ̀tọ́ àìpé that's why pé èyàn ní one wife ní ẹ̀hùn that means any one wife nìyẹn so ó lè ṣe kí ni ó lè wà lọ́dọ̀ rẹ̀ ní one night the main three nights ó lè lò níbòmí ó ti bá wọn à ń sọ ti wùjú bá sọ ti èyí tó bẹ́tà èyí tó bẹ́tà ni pé kó wà pẹ̀lú rẹ̀ fún as much as as, as he can ó ti yàbí naam so bọ̀tá ikú ti wá ní àwọn ìyàwó tó pọ̀ yóò ṣe áàdù níbi bá a ṣe ń sọ òkè eh, mo ní àwọn méjì ní sí so three three days so èmi náà máa sọ ọdọ́kan láti fi rẹ́sì náà kò tí èyí seven days in a week àbí so three days three days èmi náà mo ní ìdẹ̀tọ́ kan sí fìrẹ́sì náà ó ti yá àbí so ó lè ṣe bẹ́ẹ̀ inshallah tó bá wù àbí kó mọ rotate pé three three days ọ̀nà kí ó possible náà àbí so yóò kàn di pé base number yóò mọ̀ jẹ́ three báyìí àbí that will the base number three number máa jẹ́ base number so three after three around one three lẹ́yìn around one three bẹ́ẹ̀ kó mọ rotate báyìí ó lè máa ṣe inshallah ta'ala so bọ̀ kó sàmì sọ pé ó ṣe déédéé so yà rí inú àwọn ráìtì tí mo rí pé wọ́n sọ yí báyìí o náà ni pé tó bá ṣe pé èyàn fẹ́ bíkúrù èyàn fẹ́ virgin èyàn ti ní ìyàwó tẹ́lẹ̀ so yà rí èyàn ní ìyàwó tẹ́lẹ̀ èyàn fẹ́ wá fẹ́ bíkù lórí ìyàwó yẹn kó mọ jẹ́ ìyàwó kejì so nínú ráìtì bíkúrù yẹn o náà ni pé kí ni kí yẹn dúró pẹ̀lú rẹ̀ fún seven days tí ò ní lọ sọ́dọ̀ ìyàwó ìyàwó aláọ̀kọ́ seven days ni and wájìbù ni àfà sọ pé ó jẹ wájìbù ni so kí ni reason torí pé bíkúrù ó ma nídi yóò sì ma wà ṣáì so ó ma nídi some time láti wà yìí sí ọkọ̀ yẹn but dájú pé mo lọ síbẹ̀ lónìí mo tún kó ń bẹ̀ so kò tí ì mọ kí ni ni èyí tó bá jẹ́ sẹ́ yìí bó jẹ́ pé ó ti lọ́kọ tẹ́lẹ̀ bóyá ọkọ kú ni òun yóò mọ ní ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta fún sẹ́yíbù seven days fún tani bíkùrù ṣó yí àbí náà so ọwá ní pé wà anas okay likọ́wùlì tààlá tó gbọ́nà wà látọ́wà ní pé wà fa in khiftum allah tààdìlú fàwàhídàtàn tẹ́ẹ̀ bá lè ṣe adlu ẹjẹ́ kí ni kí ẹ̀ fẹ́ ẹyọ̀kan so ẹni pé wà hídátà ni ẹ̀dọ̀rọ̀ ni àbí dọ́rọ́ ló fa òun ló fa wáhídà wà ilá kí ni aṣlù méjì mẹ́ta mẹ́rin gan ni aṣlù bọ́tẹ́ bá rí pé tọ́ ìwò lè ṣe dédé so ọ̀rọ̀ ìbí kí ni kó jẹ́ ẹyọ̀kan so wáhídà dọ̀rúrọ́ ni méjì òní kí ó ti yàrí wọ́n gẹ́ ní so àwọn tó bá ti mọ̀ pé ó lè ṣe adú láàrin ìyàwó méjì àbí láàrin ìyàwó mẹ́ta àbí mẹ́rin so kẹ́ẹ̀ṣì kí ni kẹ́ẹ̀ ọ̀kan tó pé adlu yẹn dandan ní kí ẹ̀ ṣe wà ilá èyàn ma wá ní yọ́mù kìyàmà lẹ́yìn tó ṣe pé one side ó ti wà bent so yóò mọ̀ rí báyìí bent báyìí ó ti bá wọn so tó bá ti rí ní yọ́mù kìyàmà ah, eré wà lára àwọn tó pé ìgbà tó wà láyé wọn ṣe kí ni wọn ṣe dé láàrin àwọn ìyàwó àmọ́ ìwọ̀ gan òní ní ìdẹ̀gan tó ní pé ìwọ̀n wà látọ̀ kó sí gan òní rántí pẹ̀lú kan òní rántí pẹ̀lú kan ò ṣe déédé láàrin ìyàwó kò kàn ẹ́ ìyàwó <laughs> kìyà kò kàn ẹ́ so likulli mri'in eh likulli mri'in yawma idhin sha'nun yughni so òun náà ní sha'nu tí ó mọ òun náà máa busy òun náà máa busy kò sí kàdókàn pẹ̀lú pé ẹnìkan but gradson ni pé yawmul qiyama èèyàn tó yẹ pé kò ṣe dé láàrin àwọn ìyàwó bí ó ṣe wádà nìyẹn so ẹ ti rí pé kabiratun min kaba'ir dhunub ló jẹ́ báyìí àbí pé èèyàn ò ṣe dé láàrin àwọn ìyàwó méjì so dára kí ẹ̀ tó fẹ́ ọ̀ méjì kí ẹ̀ rò dára pé ṣé mo lè ṣe dédé báyìí ṣé mo ní hikma tí mo fi ṣẹ́tù jà tí kò sí wọ́n jà ṣé wọ́n níjà ni torí pé kódà láàrin kí náà ń pè ọmọ ìyá méjì ṣé wọ́n níjà ni so how much more co-wives ó ti yé báwọn so but nǹkan tó máa dìtàmì pé ṣé èèyàn gidi ni àwọn obìnrin ó náà ni pé èèyàn tó bá ní 40 ó padà ń pè mo ní 40 àmọ́ àdápọ̀ tó pé ìjà ń ṣẹlẹ̀ kálukú ní ìrẹ̀lẹ̀ kìíní kan ìwọ́tọ̀ wá jọ́kọ ló ẹ̀kọ́ recognize better ló ní fọ́tí náà méjì ó ti kí ẹ̀wọ̀n ṣẹlẹ̀ sí ha bọ̀tẹ̀ yẹ́ kí ẹ̀mọ́ parí ìjà wípé à ń parí ìjà ilẹ̀ Yorùbá tó pé ẹ̀yìn méjì rẹ̀ lè fọ́tí pé kìíní kí ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ wáyé lá ẹ̀wọ̀n dáwà kalẹ̀ ẹ̀ ṣe ìwọ náà lọ bí ti ẹ̀ pé kìíní kan tó wà ókè ìyẹn tó ní fọ́tí kí ẹ̀mọ́ pé òun ló ní fọ́tí anẹ́bìnà ṣe bẹ́ẹ̀ àbí ìgbà tí Aisha fọ́ abọ́ ìkan nínú àwọn ìyàwó tó ránṣẹ́ sí ànẹ́bì kí ànẹ́bì ṣe ń bẹ̀ ànẹ́bì jẹ́ kó mọ̀ pé ìwọlọ ní 40 ànẹ́bì wá di pléṣì àbọ́ yẹn àbí ọfà bọ́ àbíyá gbà fún mi ní tuntun ọwá fún the other wife pé kí òun ló labọ́ ẹ̀tọ́ àgbẹ̀ ànẹ́bì wá ní pé wẹ̀ẹ́lì wọn náà ó sì mọ́ sẹ́ndì ó jẹ́nà ní tẹ́ẹ̀mì yìí ẹ̀mí so yóò jẹ́ kó mọ̀ pé ilé ló ní 40 ilé yìí kò ní 40 and things like that now ọwá ní pé nínú àwọn ẹ̀rí oná ni hadith anas tó ní pé kánàlì nàbí sallallahu alaihi wasallam tí sùn ní swatin wọ́n ní pé anábi ní ìyàwó mélòó mẹ́sàn fàkánà ìdá kọ́sànà bẹ̀yìnàhónà so tó anábi tó bá fẹ́ pín kàlá ní àwọn ìyàwó ìdá tí níbi mabit àti àwọn kàmínà wọ́n ní pé láyẹ̀ ń إلى المرأة الأولى إلا في تسع أي إلا في تسع ليال ó ti yàrí so wọ́n ní pé tí ànẹ́bì tó bá fẹ́ pín nǹkan láàrin that is my beat láàrin àwọn ìyàwó mẹ́sàn yìí wọ́n ní pé ànẹ́bì ò ní padà sí ìyàwó aláwọ̀kọ́ tó ọkọ́ lọ sọ́dọ̀ rẹ̀ àyàfi lẹ́yìn kíni lẹ́yìn nine nights that is one one yo o máa tẹ́sẹ̀ báyẹn aláwọ̀kọ́ again ó ti yàrí so lè ń tọ́ka sí pé èyàn ti èyàn ti pin kán mọ̀ pé báyìí àti ṣe ṣe ọjọ́ méjì méjì ni àbí ṣe ọjọ́ mẹ́ta mẹ́ta ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ̀gbà míì ìmí wọn prefer pé kó jẹ́ ọjọ́ méjì méjì kí ni reason kàájú kí ó bóyá ó níyàwó mẹ́rin ní sí báyìí ọjọ́ méjì méjì ló máa pè wọn kí ni nítorí pé tó bá pé ẹ lọ ọjọ́ mẹ́ta mẹ́ta that will be three times four So meaning that each woman after 12 days ní mọ̀ padà. Ẹni pé ogun dí àrí, so ẹjẹ́ kó jẹ méjì. Tẹ́gbẹ́ méjì ẹ̀gàn yóò mọ̀ jẹ́ kí ni 8 days. Ẹjẹ́ kó jẹ ẹ̀yọ̀kan ẹ̀yọ̀kan one one wọ́n nábí. So after 4 4 days, a máa inshallah. A máa inshallah after 4 4 days. Ṣé bí ìwọ̀n ní pé ọfẹ́ máa gbé níbò mi, a máa yíra after 4 days inshallah. A ní pé ká máa gbé níbì kan, ìwọ̀n ní pé ọfẹ́ máa gbé níbò mi, àbí mọ́ wọ́n rí. After 4 days, a máa <laughs> ó ti yẹ after fọ̀dá mọ̀ẹ́ra inshallah àgbáka ogun ṣe ní ọjọ́ méjì méjì gan so kó játa 8 days ó ti yẹ so ṣe rí nǹkan tó bẹ́ta ni pé ọmọgbọ́ nǹkan bẹ́ta ni kó yẹ kán wà ní the same compound at least ó kéré jù the same compound ó ti yẹ báwọn ó kéré jù the same compound ló yẹ kán wà so that tí nǹkan bá ṣẹlẹ̀ gan yẹn lè tètè lọ sí tí nǹkan bá ṣẹlẹ̀ lálẹ́ ńkọ́ this ìyàwó kan wà ní tawhid road èmi wà ní oníládé mú gbọ́ pé èèyàn kan ṣẹlẹ̀ níbẹ̀ yẹn bó mo fẹ́ lọ síbẹ̀ ní lálẹ́ ó dàárọ̀ ó ti yẹ bá wọn ṣé wọ́n lọ fẹ́ lọ gbé tawhid road ó dàárọ̀ so ìwọ àti kí ni ẹ mọ́ sí tawhid papọ̀ níbẹ̀ yẹn ó ti yẹ bá wọn ẹ wà hádà pẹ̀lú àwọn tó wà níbẹ̀ ìwọ lọ́fà so kéré tó yẹ kó jẹ́ the same compound ó ti yẹ bá wọn so àwọn ní pé so eléyìí ní síbẹ̀ òun náà ni àwọn hukuk Ah, kí wọ́n pè azawja tí wọ́n sọ yí báyìí thaniya ẹlẹ́kẹjọ kí ló kù ní ṣùgbáyìí haku zawj so right ọkọ wọ́n ni pé wà haku zawj ala zawjatihi a'dhamu min hakiha alayha báyìí sọ nísìn wọ́n ni pé right ọkọ wọ́n ni pé ó wà greater right ọkọ lórí ìyàwó rẹ̀ ó ṣe kí ó wà greater ju right ìyàwó lórí ọkọ lè kọ́wọ́lì subhanahu tó ní gbólóhùn allah subhanahu wa ta'ala tó ní pé wà lè rìjáàlì àlẹ́yìnà dàrọ̀játùn pé àwọn rìjáàlì àwọn ọkùnrin wọ́n ṣe kí ni wọ́n ní extra rights lórí àwọn obìnrin wà lè kọ́wọ́lì yìí sọ̀lọ́hù àlẹ́wọ̀sán tó ní gbólóhùn ànẹ́bí àǹtẹ́sítúdá lè zàwùjíhà tó tí n bá fẹ́ sọ pé kẹ́nì kankan kó ṣe sùúrù fún ẹlòmíì ìbá ní pé kíyàwó kó mọ̀ ṣe sùúrù fún kíni ọkọ so meaning that a lè ní pé kóbìnrin kó ṣe sùúrù fún ọkọ àbí torí pé láwọn ní ìbáyìí harufum tina ilimtina àbí harufum tina in limtina so nǹkan kan ò ṣẹlẹ̀ torí pé ilé ò ṣẹlẹ̀ ó ti àbí ọlá pé ọlá pé ìsọ fóbìnrin kó ṣe kí ni kó ṣe sùúrù fún ọkọ ni ò ní ṣe láti mọ̀ ní pé kó ṣe ni ó yẹ kó ṣe that's the meaning ó tí àbí so a ní pé wala tu'addil mar'atu haqqa Allah azza wa jal alayha kullahu wọ́n ní pé obìnrin ò lè fulfill eh, Allah completely gbogbo right tó wà lórí obìnrin fún kó ṣe fún Allah wọ́n ní pé obìnrin ò lè complete rẹ̀ completely hatta to adiya haqqa zawjiha alayha kullahu ọ̀hún ti kíni tó bá ti complete right ọkọ lórí rẹ̀ tí ó bá ti complete right ọkọ lórí rẹ̀ yóò sì kíni kò lè complete right Allah subhanahu ta'ala and the funny thing ni pé nǹkan ló sún wọn ni pé kò lè complete rẹ̀ kò lè complete right ọkọ kò lè complete rẹ̀ so ó wà ó wà so so so disheartening pé why the fact pé ẹ mọ̀ pé ẹ lè complete right yìí àwọn ètò ẹgbẹ́ wa lè ṣe kí ẹ túnmọ̀ ṣe kò sùúrù bẹ́ẹ̀ kí ẹ túnmọ̀ ní shortcoming bẹ́ẹ̀ ìyẹn tó ẹgbẹ́ mọ̀ pé kódà right again lè complete again in the first place wọ́n wá ní pé lọ ṣe kankan yóò mọ̀ bínú àbí àìtẹ̀níṣe ni àbí so kí lẹ́ẹ̀rí pé mo ké ó yẹ kí n ṣe àmì wọn sọ bẹ́ẹ̀ wíkílẹ̀ rí ṣe ìgbàtẹ́ fẹ́fẹ́ ọ̀ ṣe ẹ̀rọ ẹgbẹ́ fẹ́fẹ́ ni kì í ṣe wájú fún ní kó dáná kò sí wájú ṣe ìgbẹ̀yìn lẹ́ẹ̀kẹ́ wọn pọnmi ẹlẹ́ẹ̀kẹ́ wọn ṣe kíní kan àwọn kò ní ẹgbọ́ àrùjálù kọ wà wọn lẹ́ni sá tó kọ wà ilẹ̀ strong àwọn strong <laughs> tí and foreign enough gbogbo nǹkan tá à ń sọ pé tá à ń ṣe yíba ìgan àwọn tó kù wọ́n ṣe Africa sìgá náà mọ̀ ń ṣe àbí ẹ̀ ọ̀ Pakistan ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ Pakistan bọ́ṣibọ́ṣi máa ń ṣe ni Pakistan tó bá ti fẹ́ ìyàwó báyìí bíi pé ìyàwó yẹn yóò mọ sáàbù kódà àwọn àwọn bàbá ọkọ àti àti ìyá ọkọ náà yóò mọ sáàbù wọn bíi pé ọ̀rọ̀ yẹn nìkan tí ò bá ṣe kìí ṣe gidi ní àwọn olórin ní pakistan àbí ṣe bí nílẹ̀ yorùbá kò fẹ́ rí bẹ̀ báyìí náà but èyàn lè ṣe náà but ní pakistan ó tún lágbára díẹ̀ ó ti bá wọn so ọlọ́run stan ọwá ní pé wà mí ní hukuki zauj ala zaujatihi nínú àwọn ráìtì ọkọ lórí ìyàwó nọmbà ọ̀nà ní kíni hifdhu sirihi wa adamu ifsha'ihi li ahadin li ahadin hatta umiha ó ti yà li ahadin wọ́n ní pé kẹ́ẹ̀ ma ṣe hifzu kẹ́ẹ̀ ma ṣọ́ àwọn secret ọkọ secret ẹ̀ tọ́lá pé ọjẹ́ òun lọ fi mọ secret ẹ̀ táì pé ọjẹ́ òun kọ́ ní mọ secret ẹ̀ ní first place ọlá pé ọjẹ́ òun ló fi confide lórí pé kí bóòlá ṣe kìíní gbàtẹ́ wọ́n wá ní secret tán gbàtẹ́ wá já ẹni ẹ̀ẹ́ ẹ̀kọ̀rọ̀ bí ẹ̀yẹ̀ gidi ní àbú ọmọ ìṣẹ́ ẹ̀ gidi ó ṣe báwọn àbí kọ́nà sọ́rọ̀ mọ́mí wọn gọ́lókù ní pé fún nǹkan tó ṣẹlẹ̀ nílé kí ẹmọ sọ gbẹ̀ one by one bí pé ẹ̀ ní padà rẹ̀ ẹ̀dá òkè tẹ́ bá rẹ̀ tán kí ní ó kàrà ṣẹlẹ̀ lẹ́yìn gbà yẹn gbogbo nǹkan tó ti sọ ọjọ́ náà nìyẹn so wọ́n ti mọ́ wọn kọ̀ ní sọ̀rọ̀ kan tó bá ṣẹlẹ̀ nǹkan wọ́n padà mọ́ sọ pé ṣe bí ìwọ lọ sọ kinní kan ó ṣe so wà ádámì ìfṣà ihì bákanáà kí ẹ̀mọ́ ṣe ìfṣàwẹ̀ kí ẹ̀mọ́ spreadẹ̀ fún anybody àyàfi torí maslaha bí a ní sí báyìí tí ìbá sọ kí ní fún ẹni yìí aburú tó wà lọ́wọ́ máa yìí kò ní kò ní kò lọ́wọ́ rẹ̀ àwọn tẹ́yìn bá mọ̀ pé tí ìbá sọ fún kò sí nǹkan tó fẹ́ ṣe sí kí lọ́n sọ kí ní fún ń hmm, sàbí gbá kí kí láńpẹ́ kí kọkùnrin kó dé àwọn méjì mátàlá kí aláwọ̀kọ́ àti èméjì kan kí bẹ́ wọn ajá so aláwọ̀kọ́ wọn wò bóyá ọkọ̀ ń ṣàbùsí ẹ̀kọ́ mọ́ṣẹ̀ dáadáa àwọn obìnrin wọn mọ́ tètè rò bí àyẹ̀ ń ṣàbùsí ni ọkọ̀ ń ṣàbùsí kí ló kù tọ my best friend ní lọ sọ fún bẹ́sí ẹ̀dàkùn bẹ́sí lọ tún lẹ́yìn ìgbàtọ̀ ti lọ́kọ tálẹ̀ ẹ̀kọ́ jẹ́ bẹ́sí gan ọkọ̀ náà nìna àti co-wife lè kó jẹ́ bestie so that's why a person you advise àwọn ọkọ pé tẹ́yìn bá ti tẹ́yìn bá ti fẹ́ òkejì nǹkan tó kù ni pé má jẹ́ kó ní ọ̀rẹ́ ń no friend outside yes wọ́n lè má sọ̀rọ̀ pé akànmọ́ra wa à ń délé kéwìn kan but one best friend kò yẹ kó sí kí ẹ̀ ń la láàrin wọn so kí so ń sọ àwọn kan tó pé yóò fi dáta láàrin àwọn sisters yẹn so tó tó pé tí nǹkan padà ṣẹlẹ̀ tí o bá ti sí bẹ́sí kankan wọn ní lọ síta àwọn tó pẹ́ nìkan wà tó pé bẹ́sí ni tí nǹkan bá ti ṣẹ̀ kí ló kù yóò lọ sọ fún ìgbọ́lókù ni pé ọ̀n pé kọ tó fẹ́ bóyá o ní àwọn ọ̀rẹ́ kan so àwọn oní ọ̀rẹ́ yẹn so ó mú kíní kan mú kíní kan so nǹkan tó ṣe ní pé ọmọ kọ́tù wọn náà ni so ẹ lè má sọ̀rọ̀ àmọ́ ọmọ kọ́tù wọn náà ni inṣàlá kò sí pé bóyá kò sí kò sí ẹ má ṣe ọ̀kan ẹ kò bú yín kò kò sí má ṣe ó ti bá wọn But she could have go your country the same again. You go your country the same that particular woman. So kó mọ́ ní anybody. Ó ti bá wọn. Tó bá fẹ́ tó bá fẹ́ jọ rẹ̀ kó jẹ́ láàrin òun àti àwọn kó wà ìsúná ni. So Ọlọ́run stand. So ọ Now. Allah Now. Ọlọ́run stand. And the point ni pé ẹ dákun ah, nǹkan ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tó yẹ kẹ́ paná kí ní ẹ̀ láàrin ara yín àbí àwọn tó yẹ kó èyàn mọ̀ pé tẹ́ ẹ̀ bá pè wọ́n wọ́n máa dá sí kí ní ẹ̀ dáadáa èyàn wá lọ bá ìyá èyàn wá sọ fún un kò ní ẹni wọ́n iṣẹ́ sáláfí wọ́n iṣẹ́ sáláfí ó ti bá wọn so yóò wá di pé ṣébí mo sọ fún nígbà náà pé mọ́fẹ́ wọ́lọ́lọ́fẹ́ so yóò máa rẹ̀ létí pé àǹkan tó yẹ pé a ti sọ tẹ́lẹ̀ so and àwọn obìnrin wọ́n máa ń ní yàní kẹsírọ̀tù aláàkífà wọ́n máa tẹ̀ ni emotions ah òtọ́ ni wọ́n dẹ̀ sọ fún gbà lóòtọ́ yóò máa ronú yóò máa ronú nígbà yẹn so kẹ́ẹ̀ tó mọ̀ yóò máa change sọkọ tẹ́ẹ̀yán tẹ́ kí ní ẹ̀ gíbà náà ń pè kí ní ẹ̀ gíbà náà ń pè torí pé tẹ́ẹ̀ bá káàzún pé bí àwọn ṣàkóso fún yẹn lóòtọ́ àwọn fáà ní pé inú conditions pé yẹn ṣe tàzọ́ that is mo fẹ́ mo fẹ́ mo fẹ́ complain òun náà ni pé kí ni ìyẹn tí mo sọ fún kó lè ní kankan ṣe sí kìíní ẹ̀ tí ó bá ti ní kankan ṣe sí kìíní ẹ̀ kí lọ sọ fún wáyé lọ fi sọ fún kò lè ṣe yánká sí ìyẹn sọ fún náà ni wọ́n tẹ́ bá ti rí pé ah, ibi tí mo lọ yìí gẹ́gẹ́ bóyá mo fẹ́ ṣe gíbà even though most time wọ́n ní kankan most time wọ́n ní kankan òtọ́ àì pé pẹ̀lú tẹ́jírí bàyẹ́ rí pé ìyẹn lè rí kankan ṣe sí ìyẹn lè sọ fún but the best mekẹ́ ìmọ̀ sọ fún náà òun ni ó máa jẹ́ last kò yẹ kó jẹ́ first thing ó ti àbí kódà gan ó pè kí ẹ̀ sọ fún bàbá gan kìí ju pé kí ẹ̀ sọ fún ìyá ẹ bẹ́ẹ̀ ni wọ́n mú star hmm. hmm. lẹ́ẹ̀kọ́ sọ fún ẹ bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kọ́ sọ fún so lọ́wọ́ mustaan so wọ́n ni pé náà nínú àwọn ráìtì ok wọ́n ni pé fasolihatu kọnitatun hafizotun lèlọ́rọ̀ ìbìbì ma hafizọ́lọ́ so wọ́n ni pé kí ni fasolihat àwọn obìnrin gidi so ọlọ́run fẹ́ sọ pé àwọn obìnrin gidi délé so èyàn tí ó bá kó sínú ilé kìí sí obìnrin gidi láti mí ni kí ní aláwọ̀kọ́ kọnitatun kí ni kọnitat wọ́n ti kí ni wọ́n wà obedient kọnitat àwọn obìnrin tó pé wọ́n jẹ́ òbí gidi àwọn sọ́ọ̀lì hajjúnà àwọn obìnrin rẹ̀ kí ni kọnitatun aimuti art tọ́kọ bá ní pé ṣe nǹkan báyìí ó ma ń ṣe àṣọ́lọ́gbà kí ní ẹ̀kọ́ tako ìyàjì ṣẹ̀ríà tó bá ní pé ilé ìyà àti ìṣe ni mọ́ṣì kankan mọ́ṣì iṣẹ́ kankan náà ẹ̀gbọ́n lọ́wọ́ pé bóyá tá a bá ṣe ń lékọ́ mọ́sìn ẹ̀kan náà ẹ̀kọ́ ìgbàmí kí kẹ́ tó fẹ́ mo ṣubú kọ́ télọ̀ ẹ̀ ọlẹ́ máa ránṣọ mi inshallah ọkùnrin èdè kan ránṣọ níta ó ti yé so tí nǹkan bá pàtì ọlẹ́ bá mi pàtì ẹ̀ tí nǹkan ọlẹ́ bá mi ṣe gbogbo ẹ̀ ó ti yé bá mi náà ní kan ló fún ó ti yàbí bọ́fọ̀ náà mọ́sìn kankan so wọ́n máa nẹ́kí ni kọ̀ọ̀nì tààt wọ́n máa òbí kìíní yẹn hafidhotun lilgoy ẹ mọ̀ gbọ́ hafidhot wọ́n tún máa ń ṣe kí ni wọ́n máa ń preserve gọ́ìbù àwọn sírù àwọn síkìsọ́wà tó sọ́sẹ̀ láàrin ọkọ àtìyàwó ó ti bá wọn bí ma hafiz Allah torí pé ọlọ́run ti kí ní ọlọ́run ti bókí náà ẹ̀fẹ́ ọlọ́run ti bókí ní ẹ̀wọ́ wá gbé síta ó ti bá wọn àìpé nǹkan sọ ni pé ọlọ́run tó bókí ní ẹ kò sí hikman bẹ́ẹ̀ láti mí nì ọlọ́run ti bò kankan ẹ̀wọ́ wá gbé síta so lè tọ́ka sí so this is the first right tí ọkọ ní lórí ẹlẹ́kejì wọ́n ni pé wùjúbù tọ̀átíhì fil ma'ruf wọ́n ni pé wùjúbù tọ̀átíhì fil ma'ruf wọ́n ni pé ọ̀rọ̀ yẹn ní kẹ́ kíni kí ẹ ṣe ìtẹ̀lé fún ọkọ àmọ́ níbi kíni níbi ma'ruf nǹkan tó tààmà ṣara'an awalan wa kíni wa adatan so nǹkan tá a ti mọ̀ ní ṣẹ́ra pé kíni ma'ruf ni nǹkan tá a ti mọ̀ pé ma'ruf ni níbi àádá so wọ́n ní pé kí ni kí ẹ̀ máa ṣe tọ́ à ọkọ̀ níbi nǹkan yìí lè kọ́ lè tà àlà torí gbólóhùn àlà tó ní pé kí ni àrèjálù kọ̀wà múnalẹ̀ nìṣà that's number two then number three wọ́n ní pé tẹ̀mkínuhu min nafsiha ìdàdàáha ìlà fìrọ́ṣẹ̀ wọ́n ní pé ó yẹ kó àláwọ̀ ara rẹ̀ kí ọkọ̀ kó ṣe kí ni kọ́kọ́ kó súnmọ́ tó bá ti pè é pé yá wá sí bẹ́ẹ̀dì ó yẹ kó wà láòkí ní ẹ̀ ma lam yakun hunaka mani'un shar'iyyun as long as pé kò sí mani'u kan kò sí nǹkan tó ń stop kí ní ẹ̀ lábẹ́ sharia bí kí ni bí pé ó ń gbàwẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ èèyàn ó ti àbí àbí ó ń gbàwẹ̀ tó pé náfìlà ni àmọ́ ọkọ náà ti yọ̀ǹda tẹ́lẹ̀ náà tó àbí àbí ó ń ṣe hide lọ́wọ́ àbí ó ń ṣe ìdà lọ́wọ́ náà afuwan afuwan yóò sínbẹ̀ yóò sínbẹ̀ tó bá yí pé ìdàrọ̀ jíyà yóò sínbẹ̀ afuwan kò sínbẹ̀ ó tí yàbí náà so àti àwọn kan wípé kí wọ́n jẹ́ àwọn màwá ní àṣẹ̀rẹ̀ẹ́yà àwọn ní pé liqawlihi sallallahu alayhi wa sallam tó igbóró wọn láà tó ní pé idha da'a ar-rajulu imra'atahu ila firashihi fa abat an taji'a fa bata ghadbana 'alayha la'anatha al-mala'ikatu hatta tusbih so ní báyìí anábì ní pé idha da'a ar-rajulu imra'atahu ila firashihi tí arákùnrin èyí tó jọkọ tó bá pèyàwó pé yá wákà ṣe firosh wákà ṣe jìmá fa abat ó wájẹ kí ni ó wá ó kọ olóhùn níṣe fa abat a ń tẹ̀jí à ó yarí pé òun ní wá fa bá ta gọ̀dùbá na àléhà tó wájú pé ọkọ wá ń sùn lẹ́yìn tó ń bínú sí ìyàwó wọn ni pé láàánà tààlì màláìka wọn ni pé àmàláìka wọn sì kí ni wọ́n ṣe láàánà fún un wọ́n mọ̀ sẹ́bi lé ìyàwó yẹn hátà tó síbẹ̀ tí ó fi jí tí ó fi jí so eléyìí so ìkẹsẹ̀ ìkẹta wọ́n sọ nígbà ní pé tó bá pé àárọ̀ nǹkan <clears throat> ọtí kú ní pé tí ń bẹ alẹ́ ni bá pé àárọ̀ nǹkan àì pé kódà wọ́n lé àwọn màláìkà wọ́n ní wọ́n ní sípè fún ó ti bá kò wọlé láti ara pé pé hadith yìí já kọ́rọ̀ já makrojal gọ́ọ̀lì torí pé nǹkan tó gọ́ọ̀lì bù èyí tó mọ́ ń pọ̀ ní kí ni alẹ́ náà ni irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ àmọ́ hukumu yìí ó ṣe kí ni ó affect gbogbo àsìkò ó náà ni alẹ́mi ni pé kódà wà láukánat àlà gbólẹ̀ṣọ́nà kọ́tàbí ìrántí bí i àdíṣẹ́ ṣe wà rẹ̀ gan but kọ́lọ́sọ́ ni pé kò wáyé pé ó wà lẹ́yìn a kíná ń pè rakumi so àfáwọn ni pé ìgbàdásọ ń bẹ̀ ni pé a fi kúlì makan wà fi kúlì hal <clears throat> fi kúlì makan wà fi kúlì hal tí ẹ̀ ń bá kòbìnrin ó yẹ kó dá ọkọ lóhun tí ó bá ti dá lóhun so yóò mọ̀ jẹ́ pé làánà yóò mọ̀ bá obìnrin náà tí ó fi yọnu sí tí ó fi yọnu sí ó ti yà mí so kò yẹ kó ṣe bẹ́ẹ̀ mo gbé bóyá kéèyàn dúró tó di time àti pé ó dàgbà àwọn questions come on yín báyìí so inshallah tó bá ti di ọ̀la a mọ̀ continue pẹ̀lú àwọn hukuk azawj inshallah ta'ala so hadha wa sallallahu sallam muhammad wa ala alihi wa sahbihi sallam ok ṣe question ọ̀dọ̀ ọkùnrin náà ká tó lọ sọ́dọ̀ ọmọbìnrin